alékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún ànábì wa ẹni tọ́lọ̀ ọba láti jẹ́kẹ̀ fún gbogbo ayé ẹni ọ̀wọ̀ nígbàtí bẹ́m̀bẹ̀ ẹni ọ̀wọ̀ nígbàtí ó tún sí bẹ́mà ẹni tí ò ṣe é rí fín nígbàtí bẹ́m̀bẹ̀ ẹni tí ò tún ṣe rí fín nígbàtọ̀lọ́n ìfẹ́ rẹ̀

àwọn aya wa àwọn ọmọ wa àwọn ọ̀rẹ́ wa àwọn àfà wa oládàníkàn sí àwọn ẹbí wa dákùn jẹ́ ká wà náà tí ó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi náà ni àsọtẹ́lẹ̀ tọba dẹ́dà tọ́sọ fún àtọ́lọ sáájú wa

ọdá lérí ìmọ̀kan tó ti ṣẹlẹ̀ rí lórí ilé ọlọ́run kò ṣe jú ànábì sallallahu alaihi ṣùgbọ́n ọlọ́run ọba wá ń sọ fún wípé èmi ọlọ́run in tí mo ti dánwò lórílẹ̀ yìí tí nǹkan kan ọ̀tẹ̀yìn ẹ̀yọ kéèkéé mọ̀ sí kọ́ ìrí ànábì a máa sọ àwọn ọ̀rọ̀ ìfún ọ kó lè máa jẹ́ ìtútù ẹ̀mí wípé ìwọ ló ní gbẹ̀yìn ó lè máa lè báyìí lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀yìn ìwọ ló ní a ilẹ̀ ìfún ọ kọ́dà àwọn èèyàn ọmọ kónú ẹ̀sìn ọlọ́run àfùwájẹ́n àfùwájẹ́n níkọ̀níkọ̀ zumaran zumaran jama'atan ba'da jama'a ṣùgbọ́n ìkòkò tí ó jẹ́ ata ìdìrí ọkọ̀ gbóná àwọn ń bátán ìbọ̀ pẹ̀lú ìlú tó jẹ́ pé ọgọ́rọ̀ àwọn mufassirun minal mutaqaddimin wa kathirun minal mutaakhirin wọ́n ní ìlú tá ń pè ní àtọ̀kíyà ṣùgbọ́n ní àfọ́bù kẹfìr wọ́n ní kò rí bẹ́ẹ̀ tàbá bùkátà àpẹ́kọ̀ rí bẹ́ẹ̀ aṣọ nígbẹ̀yìn kú tó báyìí tàbá bukata bùkátà pé àyè bá wà kákílẹ̀ rẹ̀ bákanáà ọba louis a ń pè ní ntọ̀háìs okùn àbárẹ̀ wọn na gbogbo ní a fi ni wọ́n níbẹ̀rẹ̀ ọlọ́ni àtúnrà nàbí kan fún wọn wọ́n di mẹ́ta wọ́n tún kúra wọn lọ́wọ́ àwọn aráàlú ìwọ̀n ọgbà tajabbaru wàtàkàbbaru wàstakbaru wà àtàwòrútù wọn kẹbíra orí báyìí ni a wà habibu kan ìlú àdánwò yìí ẹ̀tẹ̀ ni bó ṣe wá gbọ́n pàwọn ànàbí yìí ó fi ogun tí ń ṣe ilẹ̀ gbogbo bó ṣe lágbára tó láti tètè máa bọ̀ ọ́sà ọwásáàrin ọ̀ràwọn ànàbí ọ̀ràwọn aráàlú ọgbọ́n táwọn ànàbí sọ ọgbà

tánàbí è jáde láyé sallallahu alaihi wasallama ọjáwẹ̀ ẹjọ́ kan rí na'udhu billah ìwọ́sí tẹ́lẹ̀ bàbá ó pè ṣéhù wọ́n jẹ pọ̀pọ́fù lọ́sàáwẹ̀ wọ́n wá sọ fún ọ pé àwọn káwọn jẹ pọ̀pọ́fù torí ẹnu yìí ti dẹnu bariama ẹni jẹ bariama ẹnu wo lọ́lápàá lé bí ẹnu annabi sallallahu alaihi wasallam nígbàtí ń sọ́tàn ìyá anas umu sulaim annabi sallallahu alaihi wasallam ọlọ́wàlẹ̀ wọn jọ náà kòndò tí wọ́n fi múmi wọ́n wá so mọ́kè sábà pé kò ní rọrùn fọ́mẹ́kẹ́ láti tí kí n tí ń bẹ́nu ẹ̀kú fi lè dà náà yìí sì ti wá tánàbí ní ibi gbogbo ẹ̀bá ti múmi bí kòndò a gbọ́dọ̀ gbẹ́nu bọ́bẹ̀ kí yíò mú agbè ńlá tí wọ́n fi gbẹ́nu sí etí rẹ̀ kọwa fà mọ́dọ̀ kọmọ̀ mọ́mí láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò ń jò yìí aláàrín bí fọwọ́ tí nídi sókè ìjọ lọ omi ẹwà ń dà àríbí wa mọ̀mí látẹnu rẹ̀ salawatu rabbi wa salamu alayhi ó mùsùlẹ́mù wà níbi mẹ́tàṣán tọ́lọ̀tán ó mùsùlẹ́mù wà lọ mọ́bẹ̀ ẹnu àkègbè ọwà rẹ̀ ọwà lọ tọ́jú ẹ̀ wọ́n bí gbogbo tó fi ṣe bẹ́ẹ̀ orí tí a nìyàn bí tọ gbẹnu sí tó ti mú mi tẹ́lù mi bá débẹ̀ tọ bá lọ gbẹnu sí yóò jẹ́ pé ẹnu ẹnìkan tó yí ẹnu ànábì salawatu rabbi wa salamu alayhi ìtàn ẹnu kan lọ́dọ̀ àwọn apákanú àwọn mímọ̀ ala kulli hal àpẹẹrẹ àníṣàṣàmù jù bá lọ salawatu rabbi wa salamu

yóò si lóòn ti kírun maka àwọn yóò sì máa rọ́tẹ̀lé wípé àwọn kan bẹ tí wọ́n lọlé wọn má wọ́n ni náǹkàlẹ̀ tí bàbá sáà tí a fi dàdàkúdà àwọn fẹ́ gbà èyàn ọba tẹ́lẹ̀ èyàn kọ̀kọ́ wò pé sẹ́ni igan mọ́nà tó jẹ́ ẹ̀sìn tọ́lọ̀ lo jàrí salawatu rabbi wa salamuhu alayhi ṣe bọ́dà bí ẹni pẹ́ nìkan kọ́ ni wọ́n ò sì sọ bí ó ti pàmọ́ ilé ìgbìmọ̀ asòfin ní àti sọ look at this constitution kò lè sẹ́ẹ̀fù wa bó ṣe wí bó ṣe ìdéjọ́ náà kò lè kásọ̀rọ̀ Nàìjíríà ni a ti ni a sọ nǹkan wọn yóò ṣe rí bẹ́ẹ̀ ẹlọ kọ́ọ̀tù in tí

nǹkan tó dẹ́fà onánìkàtọ́pọ̀ lọ́wọ́ ti gbọ́bà yóò sì lọ rẹran ẹran àgbẹ̀ yóò sì gbé wá kọ́ọ̀tù olúwa mi kìí sí èèyàn ní tí wọ́n pàì olúwa mi kó lè jẹ́ lójú ìkẹrì ìsálẹ̀ ni ọrẹ̀ bá ti jẹbi ìdí ẹ̀tà yọ́ mú díẹ̀ náà yọ́ ọ̀nà sádájọ́ olúwa mi àyínà ẹ̀bá fi díẹ̀ arájọ́ òsì nílé bá jẹ́ ìtò ah, ah, ah, ìjẹkìní òtò ọ̀rọ̀ ní sọ wọ́n lọ gírí àǹkan ìfẹ́sọ̀lú nínú ilẹ̀ Yorùbá ìlànà mùsùlùmí mùsùlùmí ni lọ́yà ìkéèsí ọ̀rọ̀ wọn ni wọ́n pé kọ́dá sọ̀kú tó rí ọbalẹ̀ in èmi ò pé ẹni yóò gé orí torí pé ilé ẹjọ́ ìfẹ́ràn òdodo pípọ̀ ẹlẹ́jọ́ mi gé orí tòótọ́ ṣùgbọ́n àwa máa jẹ́ tó wúlò ṣe báwọn ẹbí rẹ̀ tí ń sí ìgbà tí ò wúlò mà ní ẹgbẹ́ lọ jùrù síta olúwa ẹ̀ṣẹ́ jẹ́ àfojú bí ìgbà tí èèyàn náà jẹ́kọ̀tán tọ́lọ dewé sáátàn káfojú ẹ̀wò bí tí ń gbókun torí tó bá jẹ́ pé nǹkan tó ní túnmọ̀ sí ẹn ilé wọn kápọ́ wá gẹ́rì lé níbi tí ẹ gbé sí tí ẹ ti ń sọ a mọ̀ pé in tó ní túnmọ̀ sáwọn èèyàn rẹ̀ lọ́wájí wọ́n mìírí lọ mìírí pọ̀pẹ̀ ọ̀rọ̀lọ́rọ̀ yìí wọ́n lọ gẹ́rùkú gíní ẹ̀ ó yẹ ká wò tó tọ́ ara gẹ́rùkú náà ó wé ọlọ́run gbà Emi pípọ̀ èmi ètí ẹ̀fẹ́ wó gbé ànìyàn sọ̀rọ̀sọ́lám èmi ẹ̀fẹ́ wó gbé lọ kọ́ọ̀tù kan ní stéètì kan ní kọ́ntù kan àni wọ́n kọ́ọ̀tù kọ́ọ̀tù gbogbo àgbáyé ẹgbẹ́rẹ̀ lọ gbogbo tó gbé lọ pátá wọ́n jẹ́ bíbọn nítorí pé ẹn tó ní ayé àti ń tọ́jẹ́kọ̀rọ̀ rabbi wa àwọn ni a fẹ́ tẹ̀lé pé irú èèyàn wo gan lẹ́ni bàbá tí wọ́n lóhun kí a ìlà ní káàbáyì in kí alásárì ní káàbáyì in kí magribi ní káàbáyì in kí ní káàbáyì in kásùnbà ní káàbáyì ní àárọ̀ ọláìkẹ̀ ẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ ǹjẹ́ ọmọ ti gbé ẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ wa ẹgbẹ́ ẹgbẹ́ kó ẹ̀ ọ̀sán àmàlà ní a jẹ àti gbẹ̀gìrì àtọ̀bẹ̀yọ ẹgbẹ́ kó wájú ẹ̀ wọ́n láìkì ànàkọ́ àà ó ní ẹbẹ́ ẹmọ bí tó ń ti máa ń kí àìlá náà kọ́ ìgbà mí bẹ̀tọ́ ti ẹ̀mọ́ ń dúró láìlá láti kí magrib eh, láti kí asìrì nígbà tásìkò wọn kò sábà gújù ọ̀dà bàbá oní ẹ̀ ṣe wá ní bí ẹ̀ṣẹ́ máa kírùn nílẹ̀ mìíràn ẹmọ́ wà ti torí ẹ̀ láti ń gbóúnjẹ fún wájú bẹ́ẹ̀ ṣe lọ́kìrùn táwọ̀ ọmọ ẹ máa jẹun náà bọ̀ in jẹun lójú yí èyí ó lóun wá lúwà tí fìrì wájú rẹ̀ yóò sọ fún ọ̀gbọ́rọ̀ rí sánmà in wo bọ́ọ̀lù wọ́n tó sánmà níwọ̀n obìn olóbin wọ́n ń gbóúnjẹ wá fún látàbẹ́ kọtí sí alúwà ní tí ó sì sí ti ń jẹ́bẹ̀ ní ìsìlámù habibu annajari kọ́kọ́ sọ wípé ittabi'u man la yas'alukum ajra ẹ̀ ṣe tẹ̀láwọn òjíṣẹ́ tí wọ́n ṣe gbájú ẹ̀ àwọn ilé ṣe gbájú ẹ̀ ẹwù wọ́n dáadáa ẹwù wọn wọ́n ẹ̀ṣẹ́ ma bá mi ṣí ẹ̀ o ẹwà sọ ìsìlámù di come and worship with us níbo in tọ́lọ ń torí ẹ̀dùn kálukú wa wọ́n ti pè rán nígbà máa bọ̀ mọ́sálásí wọ́n tó wá pọ́ sí mọ́sálásí wá jọ́sí pẹ̀lú wa mọ́sálásí ilé ìsìlámù èsè polówó ọjà mọ́sálásí èsè kíni o kèèsè polówó ọjà jẹmọ́ fúnra alọ́sọ̀tálá ló fún alọ́pọlọ táàkì máa mọ̀ pé ah, àà gbogbo ẹn tí ò tí lóbi nù yí ẹ̀sì wà lórí ìdò gbogbo àwọn tó ti lóbi kí wọ́n jókù àwọn obìnrin náà ti hàn nílì ọkọ ẹ̀bọ́ sálẹ̀ ọya wọn kálùkù ọlọ́mọ tó sẹ̀yìn ọkùnrin tó bá wùn kọ́kọ́ wojú wọn o ọkùnrin 50 jama'a sólórí ibú ọ̀wà dára ìkàn wọn tí ó pè bẹ́ẹ̀ tí ó dìjà ìtẹ́bí wọn lẹ́yẹ̀ sálùkùn àjírọ̀ ẹ̀ sí tẹ̀láwọn tí èsè gbájú ẹ̀ wọ̀hún mọ̀ tàbí ẹwùn ọgẹ́ jẹmá nǹkan méjì lọ́lọ́n papọ̀ bí ẹn ma tọ́ sọ́nà gangan wà ma wùí ìyàwó àkọ́kọ́ Usatu ti lé lọ ẹ̀ẹ̀kejì wọ́n ti lé lọ ẹ̀ẹ̀kẹta wọ́n ti lé lọ ẹ̀ẹ̀kẹrin wọ́n ti lé lọ wọ́n tún wá bẹ̀rẹ̀ mí wọ́n tún ka mẹ́rin mí pè wọ́n tún ti léyìn lọ òun jẹ́ ipò nọmbà 5 wọ́n tún lémìn lọ nọmbà 6 wọ́n tún lémìn lọ 7 wọ́n wá dorí mí ìyàwó mi tó bá ti rí wípé mọ̀ sàn báyìí ọdẹ mọ̀ pé mọ̀ yánú wà ní dánú jẹ fún mi ẹ̀ẹ̀ sórí obìnrin tẹ́yìn ọba jó ń sùúrù lè gbóbìnrin gbé o nǹkan hmm, alẹ́ lẹ́yìn ìyàwó kẹsì wípé ìdáyà lára ẹni tó fẹ́ pè wá ọlọ́n fi challenge wa ni ẹwẹ́ tí ń pè yíò ìdáyà gbọ́dọ̀ wà lára rẹ̀ ìdáyà ọgbọ́rọ̀ wà lára rẹ̀ òsáàtù ti lọ bí 57 years kó olómi tí wá sí lọ bá wọn àwọn obìnrin olókùnmọ̀ láyé nìsí

ọmọ ti ẹ̀dà tó ọmọ tí ń ṣe lọ ẹ̀wẹ̀ ń fẹ́ pè ìṣẹ́sìn ọlọ́run pé kí gangan lẹ́ni ìgbé lọ ilé ti pè àṣẹ́sìn ọlọ́run tán àti wà pẹ̀lú wọn ẹjọ́rí yẹn pé o nígbà tó rújá tó ta fẹ́lẹ̀ fẹ́lẹ̀ lọ mọ́sálásí ibòmí tẹ́ ẹ̀pẹ́ ń lọ gbọ́ útúbà tí ń tàà ń bá ń ṣe ń bí ọba ti tóyín èpè lókù ń fẹ̀ níbọ̀dí iṣẹ́ ìmọ̀ yàtúmọ̀ jẹ́ lórí eléwò ni ọmọ fanúgbà kí n tó bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú eléwò ni ọmọ gbọ́sùkùrù lẹ́

láti fi gba owó lọ́wọ́ wọn kankan a sì máa bábà tó ṣe pá sí dé olù wọ́n wá fọ́jú gbogbo rẹ̀ pọ̀ ṣùgbọ́n o ọlọ́n ti yàrí wa o ẹn tí ń pè ọ̀wọ́ wo wo ọwọ́ ti ẹ̀ náà wo ṣe sí rẹ̀ bákan náà wá wo bí tí ń pẹ̀pẹ̀ lọ torí wọ́n tó lè fi súrọ̀ gbà ọ́ ìgbọ̀n rí gbogbo ẹ̀rí wọ́n ní wókè àwọn katọ́nù pákéjì ní ọ̀sàmà wulẹ̀ apá àti ní yáyàn ní nǹkan yìí ó ti dédì kan dúró àbí máa tajà àwọn àwọn èèyàn tí ó dẹ̀ àṣì mẹ́ nínú ẹni pé àwọn ẹni ọlọ́run tó kù láwà nínú wọ́n ẹ̀wòkè ti dọ́jà oníbẹ̀ tó ṣe sọ ẹ̀ tí ó pàmílẹ́kún lọ́ẹ̀fún ẹni owó kí tún dorí kodò bó ṣe kẹ̀kẹ́ lọ́gbẹ́sẹ̀ náà kí ó náà kò tí ìgbẹ̀ ǹkan sí ní títí máa pa ilé ìṣẹ́ tàjà fún ẹjí wọ́n tàjà fún yóò tún wá sọ fún ẹ pé òun ti náwó ọwọ́ òun tún yà 5,000 ó ti gba ọjọ́ ọlọ́jà láwìn ó tún gba 5,000 pẹ̀lú aṣọ ẹ̀sìn pẹ̀lú ìṣẹ́sí ẹ̀sìn ìjọ ni a tún rí máa ẹni wá padà pàdé ẹ̀ lẹ́yìn bí ọdún méjì àfá ẹ́ sì jú ókè lónìí o àkúrìsẹ́ fẹ́ kí n sẹ́lọ́n ni wọ́n fẹ́ kọ́ sẹ́lọ́n lọba pẹ̀lú gbogbo arọ́jẹ́ wáwó tọ́dọ́wó kí náà wá ṣe ń gẹ́gẹ́ gbáwó ń ní o ó sàjà àwọn fún ó sì padà ń lọ rajà ń bómi nígbà wa mú àwọn bá sọ̀rọ̀ wípé àwọn ìyá wa nígbàgí ẹ̀gbọ́n ti dọ́kùn bí a ṣe dàbẹ́ àwọn ọlọ́run obì kìí sí mi o ìyà ní gbogbo títí ẹ̀ndómi ẹ̀mbẹ́ nírùngbọ̀n tẹ́ fi sílẹ̀ irùngbọ̀n ẹni ẹ lọ pádánù kí ó gba tí ń fi abẹ́ tí ń fàbẹ́ kan rí ah. àwọn wọ́n wò pé irú ẹkú wò lé ánsù ẹwà kówó tí ẹjẹ nílẹ̀ nílẹ̀ afọ́bàbú ẹkú pé ara ń tánà bí sọ pé yọ́ ma ṣẹlẹ̀ gbẹ̀yìn ìgbà rí tẹ́ bá dé ṣọ́ọ̀bù ya ìbó se kún tó in tí mo gbàrọ wọn kò sí tó ẹwọ́n rántí mọ́ ọ ni o ní bí ọ tí tẹ́ bá rí ọjà àyá wọ́n ò sínú ẹn tí kọ́dà budget times 3 tí mọ̀ gbà yìí àwọn tó sì rẹ̀ bá mẹ́ níbo wá lẹ́n tí ń pè wá níbo ní ń pè wá lọ Musa wá dáhùn pé ẹ wò dáadáa àwọn ìrìnàbá wọn ó ní wà máa lè yà láàá àbúrú lẹ́bí fàtọrọ ni tàbí ìrùn ìmá tàbíù wà máa lè yàlá àbúdù lẹ́rí fàtọ́rọ̀ ni ẹ̀yìn lè ẹwọ́ ń wọ́n àwọn èèyàn wọ́n wó pé sílẹ̀ ìwọ́n ìbáyìí tí wọ́n ti ń pè láti ẹjọ́ ìgan tí wọ́n rojọ́ rojọ́ rojọ́ ó sì ní sọ pé ní sin ọba tó jẹ́ pé fàtọ́rọ̀ ní àwòjádà ní mínàlá adam sọ̀náà ní wàkọ̀lákọ̀ ní wà àwòjádà ní alá alágọ́ìrì matalin sáàbìkín láàmì jíniwà mẹ́lẹ̀ ó tún dámi lórí àwòrán tó jẹ́ pé kò wò lọ́dún ẹ̀nìkan sáájú ọkọ́pí sọ́lọ́rin òtò báhùn sí ọsọ mi fún mi kí n fi mọ̀ wípé ọlọ́run ọba di àìsí tí mọ̀ wá jẹ tí ń bẹ ọwá ní máa síun mọ̀ wá ń wò pé bá mi sọ ni ń ọba tí ń wà wò wípé báyé mi ọ pàdá o àwò ní máa ṣe wọ́n máa ní ọlá amúrú lẹ́bí ìfàkọ́rọ̀ ní kí ní pọ̀rọ̀ lùmí tí ń fi lọ rẹ̀ máa bọ́gí mo sì mọ̀ pọ́n gọ́dá mi o ẹni tọ́dá mi mẹ́sẹ́mà o ń wà máa wá tí mọ̀ fẹ́ ń mọ̀ sọ́dọ̀ bí wà mọ̀ ní ọlá amúrú lẹ́bí ìfàkọ́rọ̀ ní kí ní pọ̀rọ̀ lùmí tí ń fi máa sin omi tí mo sì mọ̀ pọ́n gọ́dá mi kí ní gbọ̀rọ̀ lúmi tí fi máa sí rin tí wọ́n mọ̀kó nǹkan dání wà máa lè alẹ́ àbúrú lẹ́dí fàtọ́rọ̀ ní ọwá ń jọ pé in túnmà ayà ti bẹ̀rẹ̀ sọ́tù bá kọ́rọ̀ wípé kayfa takfuruna billah ẹsẹ̀ rí báyìí kí lẹ jẹ yóná tó fàṣíyàkùn olódáyín thumma yumitukum o náà ni ó tó páyín thumma ilayhi turja'un ọdọ̀ lẹ́ẹ̀kẹ́ padà sí wa ma liya la a'budu alladhi fatarani kí ní pọ̀rọ̀ lúmi tí ń fi ní máa sin ọba tó jẹ́ bò lọ́dá mi lè máa sọpọ́lọ̀ lọ dáwà èmi lè mọ́gbà gan mọ̀kà sábàrà mi láyé náà fine ebí kọ̀ pẹ́ nìkankan wá sí ìdáwà bẹ́ ọ̀dà wá ilé ìtòrùjàrún ọ̀dọ́ rẹ̀ ilẹ̀ sí padà sí kọ̀ wá sọ pé wá ilé àrjíun torí pò ń ti gbọ́lọ́ ọba gbọ́ ayẹ tó lè jù lẹ́mìí wọ̀nyí tí ó jẹ wọ́n gbadáwà rẹ̀ tí ó ti ń sọ o náà ni pé bọ́bá bọ́ fún yí tẹ́ ẹ̀mọ́ bọ́lọ̀ ń ṣe dáyín ẹsá ti wà báyìí ẹ̀sì rẹ̀ tí ń kú ọ̀dọ́rọ̀ ni wọ́n padà sí iyún ó súnmọ́ kọjá yín láyà kí ni ó wí gan attakhidhu min duni alaha ṣe mú nǹkan mí lọ́lọ́n ó ṣe ó ṣe ń pè nǹkan mí lọ́lọ́n tó sì jẹ́ pé in yuridni ar-rahmanu bidurrin ọlọ́ọ̀bọ̀bọ̀ ń kẹ́yìn tó bá gbèrò àti fi ìnira kàmí àwọn tí ó jó sàì wọn ò lè gbàmẹ́lẹ̀ látúmù ní ẹni ṣàfàátù ṣe yà wọ́n rẹ̀ tẹ́kí ni ó wọ́n ò lè sì fún mi tí ń bá ẹlọ́rẹ̀ sí nǹkan mìí tí mọ̀ lọ sí kánà àwọn òṣà igi inú wọn ní o òkúta inú wọn ní o tí mọ̀ wá dọ́dọ̀ ọlọ́run tí mọ̀ wá ní ọlọ́ndà náà tí ọba ti ẹ̀rí bẹ́ẹ̀ ma wọ́n tí mọ̀ sásìn náà wọn ọ̀sá ní máa wo lókó fi àjẹ́mí sí ní tẹ́ bẹ́ẹ̀ sì ni ìyẹpẹrẹ téèyàn bá dá ọ̀ràn rútúbà téèyàn fi máa tánà ẹlẹ́ẹ̀kẹta inni habibu ìlọ mẹ́ṣàn láti fi sọ pé kò sí agbára kankan fóòsà tàbí tí a bá rí wọ́n fésù gan tí a bá ti ń sìn lẹ́yìn ọlọ́run kò ságbára fún bá dá ọ̀ràn fẹ́ ọlọ́run ṣe fánàbí náà ní kúrà ní yìí wà náà ń fọ́ yapọlọ bá lọ ètò bá jẹ́rọ ń bẹ̀ náà àwọn lè fàyọ̀ wọ́n ni àyà kan bẹnu sọ́rọ́tù ìbápọ̀rọ̀ àyà kọjọ pọ́lọ̀ lọ lómi àyà ẹsì a bá jí ẹnu alkùrán gbogbo tó lò rí ó se ní bàdá kò sí tí ó wúlò fún wájú ọlọ́run tọrẹ ń tọ́ lọ kó bàdá rẹ bá iná ló ti pèlú kúrọ yìí

ìsìláàmù èṣẹ́ṣin mo ti dé o mo ti ti kú o mo ti dé o mo ti ti kú o ní ìsákò mẹ́kùn ìdẹ́lẹ̀ ọlọ́nà mo kú mẹ́kùn mo ti dé padà fọ́lọ́n kí lọ́kìí kálà wọ́n ni ọlọ́n ni anfiqu mimma razaqnakum ẹ máa náà ń ta sí min qabli an ya'tiya yawmun la bay'un fihi ọjọ́ kan ó tó dé ọjọ́ wo ọjọ́ tí ó sì kátàkàrà ń bẹ wàlà húndàtún ìjọ rẹ̀ kò sí dọ́nà wàlá ṣàfáà ìsìpẹ̀ pé ma ń so ma dára ìkánú àṣẹ́hùn sọ fún àmúrídì rẹ̀ wípé ẹ ma fi àjẹ́ra yín tẹ́ ẹ̀bá tó wù ìláyé o ẹjọ́ pé lọ́bàrọ̀ lọ́rùn ọtí ló wù ọ́

yìí sì gbé kọjá wájú ọlọ́run nígbà bá dìjà náà yìí ń fi ilé ilẹ̀ máa lọ àdìjà náà rẹ̀ ní sì máa ṣe kúnkà kúnkù lágbìnà tó hó nínú wọ́n dùn a máa ṣe lẹ yíbò ní kéèsì ìṣẹ́lẹ̀ haúsá ni máa mú ti rẹ̀ ẹ̀dùn ara ló ti rá mú lórí mímbàrí tí ń gbóná ìsìdú ṣe ìtọ́n kẹmẹ́sà mọ́sálásí ibi ìrìn bẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yí lójú oorun kéte ọ̀bàjẹ́ ìmọ̀bá imú ní tí ó ti ọba gbẹ̀mí kúkó tó fẹ̀mí rẹ̀ náà àwa náà pé rẹ̀ ń pa ogun ayé rẹ̀ ẹ̀mí rẹ̀ gan mú bá yíwọ́dọ̀ yóò bẹ́ẹ̀gbẹ̀tàn ìtọ́lọ̀ òfin ní òfin bẹ́ẹ̀gbẹ̀tàn ìtọ́lọ̀ òfin ní òfin gbogbo àwọn tàà wá ń sọ̀rọ̀ wọn ìná gan mẹ́lù lẹ́dá mọ̀ mẹ́ àmà wọn ní ìbá ṣe sẹ́ bí wọn tàà fi ń sọ̀rọ̀ ń pa wọn wọn àwọn kí ń o ní gómìnà o ní kíníkà àmà wọn wọ́n ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kò bára wọn ìlà wọn fi wù pé ọlọ́run lè máa sọ̀rọ̀ tí ò ní bára wọn àwọn mímọ̀ wá dá wọn lóhùn inú tí àbíbù wá lóì jẹmọ́ àtẹ́yàn bá dáran nǹkan mẹ́ta lèyàn fi máa ń tán nǹkan àkọ́kọ́ kéèyàn ọ̀rá ọ̀rán in tí sì máa ń ti olówó ń tìkùtìnú téèyàn bá lówó dáyè kan owó ọ̀wà máa bá sọ̀rọ̀ nígbàtí ọba sẹ́nìkan lọ́dọ̀ rẹ̀ máa sọ gbogbo sọ ẹ̀kùsí tó lè ṣe owó gangan sẹ́ ìmá dá olówó bá sọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá ti ráyè jókù lẹ́mì rẹ̀ lọ́kàlẹ̀ máa wo ah wọ́n dẹ̀ láìkì ọmọ tí ń ròyìn oní BBC ma ní ìdí ọmọ ìní next week yọba gbé fún àkàn àwọn kan ṣiṣẹ́ iléyìn gbogbo jọba náwọn ọmọ ìgbọ́dọ̀ délé ohun owó náà ni ọmọ sọ ah òdè fẹ́ ice cream ice cream owó ọmọ sọ gbogbo à ó sì lọ mú ti France France France calculation by the how many hours ah how many hours by private jet wa how many hours kini kino kan gba gbele yun eh de títí 9 10 lálẹ́ ibi de fe kina na ni gbádùn owó te wa ni yo si ki in lo mu got àbí chocolate in France e tun parabo kéèyàn bá dá ọ̀ràn in tí kọ́kọ́ máa ń wáṣà mi ní wípé kò jówó lọ òun ọ̀rà ọlọ́nlẹ́ bá gbẹ̀gbẹ̀ fún ìrọ́dọ̀ òun jọ́gbẹ̀lì kìí àmà wọ́n ìrẹ́ra ọ̀ràn wájú tó gbòrò tí ó tí rà ta ní ọ́ta fún láyé ń bí àwọn èèyàn ra ọ̀ràn wọ́n kò wúlẹ́ lómi lọ yóò lọ ọba wọn sẹ́wọ̀n ẹ̀ọ́dà kò burú àti wáyé dé ogun tẹ́ẹ̀ṣẹ́ dùn mí o ṣùgbọ́n nígbàtà adájọ́ ti sọ pé kẹsàn 50 million kò sí wàhálà ẹlọ́sán ní bá ti fún lówó ní ọba buwẹ́rin wọ́n ra ọ̀ràn lọ́wọ́ rẹ̀ ọta ọ̀ràn tí ẹ wà láàáhúlà gbogbo bí tọ́rọ lọ ìlú ìsìn ẹ ti wá rí owó àwọn fámílì ti yarí adájọ́ sí nìkan lọ mú 50 million wá ààrò kankan gbogbo ẹbí sì ti jókò wọ́n láwọn orí èmi ọ̀bà fún ìmọ̀ràn àwọn olè mà tó jẹ́ bí ọ̀rẹ́ ẹni àwọn tí ma ń gbọ́rọ̀ sí lẹ́nu ní lágbájá ọlọ́njọ́gbà ìgbàmà kò sí tó lè gbọ̀rẹ̀ ẹlẹ́ ra ọ̀ràn wọ́n ò rí láti fi bojú pé ẹja àtẹsẹ̀ lébọ̀ in tí máa fún náà ni pé ọ̀lẹ́ ni a lọ bẹ̀bẹ̀ gbàjáre obìnrin wa kọ́ máa ń ọkùnrin kọ́ máa ọlọ́ni wà láṣàfáà ìsìpẹ́ ẹgbẹ́ nìkan ma wá fara so nọ́fì nọ́fì ló kálùkọ́ ma wí ń ò rí nǹkankan ro èyí ó rí ìyà rẹ̀ yọ́ yóò bàbà rẹ̀ yọ́ Habib wa ni àwọn nǹkan mi tẹ́yìn sílẹ̀ yìí ọlọ́yìn ń wò lè ti pẹ́ fún mi wọ́n láhùn yóò kìí lóòrùn bọ́lọ̀ ń bọ́nú wàhálà kan kún ò lè yọ mí bẹ̀. jẹ́mọ́ ní ẹjẹ́ àwọ̀ ẹjẹ́ àṣẹ ìsìláàmù tòótọ́ ẹwọ tó tẹ́lù ní ìtí wẹ̀ṣẹ̀ ọwọ́ ẹ̀wẹ̀wẹ̀wẹ̀wẹ̀wẹ̀wẹ̀ lórí lẹ́yìn wọ́n nínú àtìjẹ́ ló túnkù ọjẹ́jẹ́jẹ́ gbogbo orú ti wú wọ́n nínú nínúkù àámù ọ̀rìnrìn ayé ni wọ́n tó mú rìnrìnrìnrìnrìn ó tún sáà rẹ̀ ó di àrẹ́ náà padà ẹgbẹ̀rẹ̀

ìyùrídì ní Rahman kọjọ pé ìyùrídì là bìdúrì wọ́n ní nítorí wípé gbogbo tọ́lọ mọ́ sí pátá àwọn ọmọ nàìjíríà dáma èdáwà láìkì bẹ́ẹ̀ ni tí bá ti ń dùn mọ́wàá tó bá ti lè pọ̀ wá lẹ́nu ṣùgbọ́n tó bá lè ní àlà ẹ̀mí wa máa kọ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀dí tó ń fi ṣe tó sì jẹ́ pé kẹ̀ ló tún fún àà àwọn ma wò ní nìra ìkẹsí ni ọlọ́run ọba ọbọ̀ ń kẹyì tí kẹ rẹ̀ débi pé bí ara bá ní mí tẹ́mi ń wò bí ìnira òun mọ̀ ìdí tẹ́ lọ́dọ̀ rẹ̀ ló tó ṣe fún mi òpin ó tó lọ́rọ̀ nàbí adama kọ ma jọ́sìn fọ́lọ́n lónìí nìkan ṣoṣo wọ́n wá ní kí ló dé ó ní mọ̀ fẹ́ fi sẹ̀san pé ó ti ẹ̀ ṣe mí lóore yàtọ̀ sí pé yóò tún fún mi ní gift lórí rẹ̀ inni idan lafi dọ̀lá lè tí ń bá wá ń ṣe wọ́n wọ́n tí mọ̀ ń wá mọ́sálásí tí mọ̀ ń dé oúnjẹ mọ̀ ń wá mọ́sálásí mọ̀ ń dé fún páwá mọ̀ ń fi àdúwà pò mọ́sálásí mọ̀ ní mọ̀ wáyìí ilé àwọ mọ̀ gbà wá mẹ́júmọ̀ mi ọ̀dá ìjíire tí bá ń fi bá ń bọ́lọ̀ ọba lò inni ìdàn a jẹ́ pé ojú ọ̀nà ànà tí ọ̀ pamọ́ bí wọ́n bá sá ń tán yà wọ́n lè rí ìyàtà bí wọ́n bá ń tán rẹ̀ ló burú àwọn àgbàlagbà wọ́n lè nìkan tara rẹ̀ jẹ ẹni tí tẹ́rẹ jẹ́ ń sì dá torí pé tọ́ bá yáyọ́ padà yóò ṣùgbọ́n tí tán rẹ̀ dánù ilẹ̀ sí gbọ́dọ̀ fẹ́ ó lè pẹ́ ni yóò ilé ìkẹsà ń fi ẹsẹ̀ ọgbọ̀ ẹ̀dánù ẹn tí ń tan rẹ̀ jẹ ó tún pé jẹ tí ń tan rẹ̀ ẹ̀dánù lọ ọlọ́mọdé ń bá ń síbẹ̀ Musa Habibu yìí sọ bẹ́ ojú ẹ̀sọ̀ tó bá ní Musa hù lẹ́nu hmm, àbúwáṣí rẹ̀ inni amantu bi rabbikum lọ bá dojú kọ àwọn annabiun mẹ́tẹ̀ẹ̀ta ó ní inni amantu bi rabbikum ọlọ́run ọba yín tọ́ran yín èmi gbàgbọ́ o àwọn àfáà ní kíró tí ó pé inni amantu bi rabbi tí ń bẹ̀m̀bẹ̀ ní wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìfí ẹ̀sìn rinlẹ̀ ni àwọn ànábì náà wọn ọ̀mọ̀tẹ́lẹ̀ olóde ó sì ní jẹ́ ń sẹ́ lù wọn

kí wọ́n ma wá sọ̀rọ̀ rẹ̀ fún èmi gbàgbọ́ fásmàrán fásmàrù kọ́wùlì wàrùn ẹ̀yà agbọ́n tí mò ń wí dáadáa mọ́ sí àlàyé tí ó ní èméjì inú bó ṣe fún yóò jama'a káwà mú jáde láti gbà tí habibu ti ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ èébú lọ́sọ fáwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ èpè lọ́sọ fáwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ wo ló burú gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí ẹni àní káàmì àtàsọ́dákù bí ní sí kẹsìdì yìí yóò mí yẹn in tó bá rí lóòjọ́ yóò dá méjì yóò fi dákì sí sára àwọn tí ń kó fún náà rí wọ́n sì wá ń gbàǹjọ́ náà lọ kí ni tí a ń fún ikhtalafa mufassirun àwọn mímọ̀ pẹ̀lú ìtumọ̀ al látòrí àwọn sọ̀hábà tí lórí àwọn tàbírí ìkìláàfù ń bẹ́n bí in tí a ṣe fún bó ṣe ń sọ̀rọ̀ ìtàn mi riwayati abúlẹ́mìnà abbas wa kab wa wahab ibn nabbi wọ́n lójú ẹsẹ̀ wátàbú alayhi gbogbo wọn bá bẹ́lì níbẹ̀kúbẹ̀ tí wọ́n fi pa àfá àkọ̀tádà ní bákọ̀ ákọ̀dù yẹ̀rùmúnẹ̀rú bil hijara wọ́n níbẹ̀rẹ̀ sí ilẹ̀ lókò títí títí títẹ̀mì bí a him àtà àkọ́rọjà kọ́ṣùgbùhú min dúbò ìdí wọ́n bẹ̀rẹ̀ sí fi yà jẹ́ wọ́n wá ń mọ́lẹ̀ gbogbo ń tẹ̀ mọ́lẹ̀ àtà àkọ́rọjà kọ́ṣùgbù dúbò ìdí tí fún rẹ̀ fi jáde láti di rẹ̀ irú kúì gbogbo ọ̀nà mẹ́tẹ́ tata àti táwọn mímọ̀ ń dákọ̀ yìí lọ́rọ̀rùn bẹ́ lórí lórí wọ̀nà

la ya'lamun in tí ń ṣe òyíyàn wọn mọ́ tí ń pè ní sọ́kṣẹ́sì ọ̀tọ̀ ní táwọn pẹ̀ lórí rẹ̀ ṣe tí mọ́ wá tó sí lọ́dọ̀ wọn rẹ̀ in tí ń gínú kò bú kọsọ́ ọgá ń sì ń gbẹ̀mí rẹ̀ sí ọ̀láàrọ̀ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ sí rẹ̀ ni ọlọ́run òun làwọn tó jẹ́ pé ìdáyà àwọn èèyàn òun ni wọ́n múnà yóò ṣe wá mọ́nà wọ́n ma ṣe sùúrù ibi ọba tí wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn wọ́n ma ṣàlàyé ibi ọtí wọ́n ṣàlàyé wọ́n ma nára ibi ọba tí fún wọn táwọn èèyàn sàfì ní yé ń kọ̀nà máa wíyàn fa innahum la ya'lamun ọ̀rọ̀ yíyàn fọ́rọ̀ bá wá yé wọn sí tí wọ́n máa ṣe lé títítítítítítí ẹ̀mí rẹ̀ bábọ́ hmm, hmm, ìdí àwọn ń bọ̀ nígbàtẹ́mì àbíbù bọ́ òǹdọ́dọ̀ ọlọ́ àwọn èèyàn rẹ̀ bẹ̀láyé qila dukhulil jannah in tí wọ́n sọ fún lọ́dọ̀ ọlọ́ náà ni wípé habib wáwọ̀ alìjẹ́nà hmm, ẹ máa wí àrìjẹ̀nà rẹ̀ pẹ̀lú àwọn ìmọ̀ tọ́lọ ń kó rẹ̀ àwọn obìnrin lẹ́yìn irú ẹgẹ́ àwọn ilé lánlánlá ìmọ̀lẹ̀ orísìsì nǹkan mèremère lálìjẹ̀nà ẹgbẹ́ tó bá jẹ́ mi àtẹ̀yìn ọlọ́run sí bá ń fún wa nǹkan gan yóò ti jẹ́ agbàgbé nǹkan mi bèèrè pí ò tó wá náà ti kankan aljanna mọ́bàlá aljanna ó tún rí gbogbo àwọn tọ́lọ̀ tẹ́lá aljanna yìí in tí ó kọ̀kọ́ wá sí ẹnu rẹ̀ tí ó sọ ní wípé ya laita qawmi ya'lamun olóǹbùrú sí lè jẹ́mù èèyàn mi orí tó ṣe fún mi bóyá wọ́n tètè lọ bá wọn nàbí àwọn nàbí lè mẹ́tí ikú lọ́dọ̀ wọn kí wọ́n sì tún gbà abúlábìnà àbáàsì ní èèmà ń bẹ lára ọkùnrin iṣẹ́ sí mùsùlùmí rẹ̀ sí ni ẹ dáa qawman ila Allah O pè àwọn èèyàn rẹ̀ fi hayati nígbàtí ń sẹ́mì lọ bí qawlihi ittabi'u man la yas'alukum ajra nígbàtí ń bẹ láyé náà ó pè wọn wada'ahum ba'da mamatihi bí qawlihi ya layta qawmi ya'lamun bima ghafara li rabbi wa ja'alani minal mukramin nígbà òtúkútán ó tún pè àwọn èèyàn rẹ̀ wọ́n ò lè gbọmọ́ níbi tí wọ́n wà jẹmáà kí ni ẹbí èmi àti ìtì ìsí táà fi lọ family house àbúrò a sì pẹ̀rọ an mùsùlùmí a hasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ṣe báwọn èyí ti máa a sì fi ilẹ̀ náà a ní dẹ́yìnwó ọtọ kí náà ti fi ṣe wá níbi iṣẹ́ wa kí náà ti fi ṣe wá ládùgbò wa kí náà ti rán mísírásí wa nílé ọlọ́n gẹ́gẹ́ yóò tún wà lẹ́yìn tí ó bàrọ̀ náà kọmà lọ́lọ́ mẹ́sàájú wa gbogbo tó wọ́n kálùkù ọmọ ṣe wà lẹ́yìn tí wá sí bẹ́mà wallahi wallahi wallahi òní sí wá sí bẹ́mà sọ ọmọ ibi tí wọ́n náà kò rí ẹ̀ṣọ́ mùsùlùmí wá wá di ẹnu ò sí àtẹ̀máramá ẹ ń bá tún látẹ̀mára nínú wa ó kọ mí látùsọ́ ọgbọ́n ló náà dá o ọ̀fẹ́ wọ́n gbé ní o ọ̀fẹ́ wọ́n pà ní o ọ̀fẹ́ kíníkan ní o àwọn èèyàn nítorí ìtọ́lọ́un wọ́n ń gbẹ̀ ẹ̀mí wọn ẹ̀mí o ti gbókú ti bọ́sọ́dọ̀ ọlọ́un pẹ̀lú ìnira ẹ̀dàkùn kí làwọn èèyàn rẹ̀ fi tọ́ sí kọ́ máa bá lò báhùn ṣùgbọ́n gbọ́ jẹ́ pé tọ́lọ́ ní sáàrùn kájọ pọ̀làdíjẹ̀ náà inú mọ̀ fẹ́ bẹ́jẹ̀ náà mọ̀ dé tèmi náà mọ̀ ló ń bẹ́ ààyè tó kú bí mùsùlùmí àwọn àfáà mọ́ ń pè mẹ́sẹ́lá ní àtàhíyà wà tàhíyà àtàhíyà wà tàhíyà fọ́ kò tó pẹ́sọ̀ sí kí n túnmà rẹ̀ alìgùfrọ́nù àwíl magùfirọ́ kọ́blà lìmọ́kùrùmà ìlmọ́kùfirọ́ thumma lìmọ́kùrùmà gbogbo wakátó ẹ̀yìn àforíjìn òníwó tó wá máa pàwà lẹ́sọ̀ọ́

bí ìdíkọ́lìhì ìjánà ẹni tó lọ ń bá ìlà pẹ̀lú kó fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí ọ̀rẹ́ sọmọ náà yóò dẹni àdìjánà yóò mọ̀ wára pàlé lọ́dọ̀ Ọlọ́run Ọba ó dẹni tó lọ ń fúrí jì jẹmọ́ ẹ̀ tún wé màmdẹ̀un ẹni tí a sàdúrú eléyìí fún Ọlọ́run ní òun kọ́kọ́ fọ́ pẹ̀lú kíni o pẹ̀lú Ọlọ́run jẹni Ọlọ́run Ọlọ́run tọ́wà ní iṣẹ́ ta ni ọ́ jẹmọ́ iyún náà jẹ́ a máa pé ó ń kálukú wẹ mẹ́jẹ̀ ní ìfọ́ tánwà kódà kéèyàn bẹ́ gbé dọ́dọ̀ ọlọ́run lámìyàn ìfẹ́ ẹwọ àwọn àfáà yàtọ̀ àwọn lè máa ṣe tó wọ́n ẹlòmí maná fláwẹ̀jì inú wọn wọ́n ti ẹ̀mọ́ ẹlòmí ní tẹlifóònù nọ́mbà ọlọ́run lọ sí àwọn àfáà lè máa ṣe tọ́bẹ̀ dòdòdó tẹ́lẹ̀mì rẹ̀ kìí ṣe musulmi habibu ọdọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì ìtún banújẹ́ fáwọn èèyàn rẹ̀ pé hàn ah, kí wọ́n sì rí tọ́lọ ń ṣe òjẹ́ alẹ́ni minal mọ́kúrọmí ẹwọ́bọ́lọ́ ti pọ̀mílé tó ọlọ́run ni habibu jáde padà pẹ̀lú ayàtọ̀lọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ kan tó kílíà ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́ àti táwọn èèyàn nínú ọlọ́ni wọ́n ma anzalna ala qawmi min ba'di min jundin min as-sama wọ́n ma kunna munzilin bóò ni àbí musa báwọn èèyàn rẹ̀ lò ọba lò pẹ̀lú ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ìmọ̀ gbìjà àwọn ẹni rẹ̀ ìmọ̀ gbìjà kí ni o àwọn ẹni rẹ̀ àbí òbínú òbínú ẹ̀sẹ́ pé kọ́dà kòtò kọ́lọ̀wọ̀ bá sí látòkè sánmà Ọlọ́run wá ha ṣe ń tí àbíbù tó sọ́dọ̀ yìí rẹ̀ ọ̀rán àtàwọn ànàbí tẹ̀lẹ̀ tẹ́ tí ń dúkòkò mọ́ wọn ẹ tó wá mẹ́ ni

ọba láàyè ni tí ò ní láìláì kò sì sọ pọ́n ti tìlẹ̀kùn àforíjì ìfilẹ̀ fọ́lọ́n rẹ̀ bọ́bá wá jẹ́ pọ́tàn wá ló fi sọ tọ́sọ ìlọ̀ bí ọ̀tàn wá ó kú oríire téèyàn bá ti wá kú sẹ́ẹ̀mà pé tí wọ́n bá bú lẹ́yìn tó ti kú yóò foríjọ bẹ́mà ọlọ́run wà máa gbìjà rẹ̀ àbí ń tọ́ bá fi takókó lẹ̀ pé ẹ máa bá ń fi sọ lágbájá tí ọba sí máa ibi nǹkan ti dàrú máwìyàn lọ rí anábì sallallahu alaihi wasallam kìí ṣe jẹ́ máa bú abadan in tó rí ọjẹ́ ẹdú ẹ kọ́kọ́ gbọ́ ẹjí àsàràyé ìjọba ẹwà ń bí dáadáa dss ẹnìkan ss ẹwà gbogbo àwẹ̀ ti ń gbá àbọ̀ ti bàjẹ́ ànábí wà yí sáṣẹ́ àrísọ̀tọ̀ àsàlám tí ó ń pè ń jésù bẹ́nìkan bá ní kẹ́ẹ̀ẹ́nẹ́ gbogbo tìlàwà awa ò lè ládámọ́ nítorí wípé ẹ ń bá kọ ànábí ẹyọ kan gbogbo àwọn ànábí

àwa láàmà sí ń gbàrún lọ police station àwa fún rárá wa ti pẹ̀ ẹyọ jẹ́ pọ̀ ní Jésù nítorí pé àwọn ànábì àwọn ànábì tí a rí ẹni àpẹẹlẹ́ ni wọ́n ẹni ọ̀wọ̀ ni wọ́n ṣùgbọ́n mùsùlùmí láwa àwọ ọ̀tayọ ẹnu àlà ọlọ́run bọ́lọ́run ṣe pẹ́ wọn létó àgbìyàn kọjá àbí ọlọ́run gbé wọn sí kọsọ́lọ́nù wọn kọsọ́mọ́ rẹ̀ nù wọn òjíṣẹ́ gbogbo wọn ó sì mú ọ̀nà ń kálukú wá bó ṣe wù subhanahu wa ta'ala ẹwà máa wè mọ́ ọlọ́n mú àbíbì wá dọ́dọ̀ ọlọ́n ọlọ́n wa ni báwa ṣe fẹ́ kọ́ bá wa lò ó ti bá wa lò ó sì bẹ́mà tó rí pín pàá pátá wọ́n tún lérí gbẹ́bá tó kù núrú tí ẹ bá jẹ̀dánù ó kúránù fọ́mẹ́ kúránù fúyàwó ẹ ṣẹ́kiri kankankan ọlọ́ni ọ̀tídá awá fẹ́ fíyà jẹ wọn wà mẹ́ àǹzẹ́lẹ́ wà máa kún ní àmúnzìlẹ̀ nígbàtà fẹ́ pàlú ìrẹ́ ààbùkà tẹ́sì ká mú ọmọ ogun káwà ara wọn wá láti sánmà wọ́n pọ̀ ọmọdé ká wọ́n mọ̀ bọ̀ hì hì hì pé ọya ẹjọ́ dúkọ̀ lùí à ní ibi ẹ̀ al'amru ahwanu min dhalik wọn láti sí débi ibá wa ma kunna munzilin a da nídìí a nídìí a nídìí kasu munkari a nídìí kila wá sí in kanat ila sayhatan wani ba'atha Allahu Jibril alayhi salam Ọlọ́run na Jibril ẹnu lóró òlú wọ́n máa ń lo àwọn gí ńlá kan fún jọun ìkan wà lápọ̀ọ̀tún ìkan wà lápọ̀ọ̀sì o ní ó gbé tí wọ́n bá fi ṣe òkè rẹ̀ o ní ó gbé lọ kápẹ̀ bí pọ́ọ̀lù fòkéètì ní ìsìn iná jùbílù gba ilé ìmú ọgbà ilé ẹyọ kan náà ni fáìdà olùkọ́ nìdún wọ́n wá dàbí ìgbà tí wọ́n bá dáná tí náà jò gẹ́gẹ́rẹ́ tí wọ́n wá bú omi tó jù náà lọ wọ́n bùlé náà àti ẹrú àti náà gbogbo ẹ̀ wá tutù lẹ́ẹ̀kaná ọlọ́run ní bá sí fíníṣì wọn yá hasrata al ibad ah! ọmọ sí fáwọn bí adamawo bẹ́ẹ̀ sí ń bá àwọn tí ó bà pín lọ bí oríire bẹ́ẹ̀ sí ń bá wọn lò ẹ̀ẹ̀mà sí eré o jama'a Allah subhanahu wa ta'ala fún rárá rẹ̀ ọwá gbíjà Habibu lẹ́yìn igbó lẹ́yìn ìgbà tí wọ́n pátá rahimahullahu ta'ala ọlọ́mọ́sá tó bá ní sàlékún kẹfún torípò ti wà lálìjẹ̀ náà àhán tàbátí rí náà sù

ọlọ́njọ́ jàrí mẹ́gẹ̀ẹ́sẹ́ owó ti bàjẹ̀ táàsì mẹ́mà ọlọ́ndàkùn ọlọ́n mẹ́gẹ̀ kọjẹ́ pẹ́sẹ́ wá ti bàjẹ̀ táàsì mà mẹ́gẹ̀ ọjẹ́ pa ti dìkẹ̀ pèrè táàsì mà ọlọ́ndàkùn sànúwà ọlọ́njọ́ gbàrí kíámà wọ́n ma da àwọn kan bọ̀ wọ́n ma da àwọn kan bọ̀ ẹ mọ̀ rí ìdákùn tòlò lára wọn wípé ah, ma lam yakunu yahtasibun ibi wọn òrò páwọn ó ti bẹ̀rù wọn wọ́n sì bá ń bẹ̀ wájú ọlọ́run kí wọ́n tó kúrò yínà náà nìkan o lẹ́ tí ma bẹ̀rù tọ́kàrí ọmọ wá sò ní gbogbo àpẹ́ ọlọ́run dákun sádàkùn sádàkùn sádàkùn torí gbogbo sẹ́hùn ó lè dàrú ní tí ò pèsè jù kan síbẹ̀lẹ̀ nìkan ti ma wá sọ wípé òun ní kọ́nà wọ́n rọ́jò olóhùn ní rọ̀ ẹni kọ́nà sọ ìdí tí fi ń jọ́lọ ni àwọn yóò sì tẹ̀tí sí yóò

àrí ẹ̀kọ̀kọ́ ń bẹ̀. in tí ò láàrọ̀ oníyàn ti bẹ́ ni ọlọ́run ọba lò tó ń ti bẹ́ oríire tó fẹ́ kí wó se náà ní bẹ̀lẹ̀ ní ti bákan náà nígbà tí ìparun dé ọlọ́run ọ̀sẹ́ ẹnìkan ni pé kò sí ni

wọ́n ń pariwo àwọn èèyàn ọgbọ́ kílẹ̀kẹ́kẹ́kẹ́ nígbà àbíbù rẹ̀ wọ́n sì dákẹ́ fún kí ló tẹ́ fi wá dákẹ́ àní ibi ń ta àmúwáì kó ti rí bẹ́ẹ̀ ní kéèsì ní kọ́tẹ̀ tọwọ́ wa wọ́n ní àmà gbọ́nà sọ bọ́yọ́ lónìí pé wọ́n gbọ́ ẹwà níyàn rẹ̀ ẹnìkan bẹ̀ mú wá rẹ̀ lómi ìtọ̀ makíw wọ́n wà lẹ́kẹ̀ẹ́ tí wọ́n bá ti wá ṣèwádìí tí kí wọ́n bá ti jẹ́ ìkí àwọn ọba ma máa tí bá ti jẹ́ ní akọ tàbí kọ́ jẹ́ tí a kọ́ lọ́pọ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú ẹ kí wọ́n àbá wọn sọ̀rọ̀ wọn ìgbọ̀ ìwọ náà lọ́ọ́dà sí kí lọ bẹ́ẹ̀ sọ́mẹ̀ ẹni ọlọ́n gbogbo ọ̀nà tí dáadọ́ bàbá sẹlẹ̀ ìní ó tóbi lẹ́ni ẹ̀ kèése pé tí ọ̀bá ti gbọ̀dọ̀ rẹ̀ kèése dáadáa má ẹ sì wo ń tọ́pọ̀lọpọ̀ àfáà fi ń bára wọn lò lónìí ẹ̀ẹ́ <laughs> iṣẹ́ iṣẹ́ rẹ̀ ń bà jẹ́ díẹ̀díẹ̀ mélòó ọ́ tó kì ní gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ̀ ní kó ti máa ṣẹlẹ̀ agbẹ́dẹ̀ ni àwọn ànábì wọ́n dúró ẹ̀lẹ́ afọ náà wa kọ̀ tí aláìpẹ̀ ẹnẹ̀ wọ́n kọ̀ tí àwọn wọ́n wá ń wọ́n tí àwọn lẹ́nìkan bá ọ̀nùká àánà fún lọ́sá àfáwà ní sọ̀rọ̀dí àmìsẹ̀lẹ̀ o e, e, a mọ̀ tí rí tí à lórí ìgbàjá tí ń ta afá ní ìta tí àwọ tí a bẹ́bẹ̀ wọ́n ni kọ́ sọ tọ́bíkì ọ̀nà ọ̀tọ̀ ní tó ń pàpọ̀ ṣùgbọ́n àwọn mọ̀dúnrù nà mọ̀bẹ̀ tí àwọn ni wọ́n ti jí wọ́n sì ti lọ ọ̀tẹ̀ àfá wa ní ọlọ́run ẹn tó dẹrù ilé ìwò bá ń

الحمد لله الحمد لله الذي رفع السماوات بغير عمد أحمده وأجلله وأشكر نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصيته للأولين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا أمر الله سبحانه وتعالى نبيه صلى الله عليه وسلم أن يقص على أهل مكة وأمثالهم من الكفار قصة قرية أرسل الله سبحانه وتعالى إليهم رسولين فكذبوهما فأيدوهما الله سبحانه وتعالى وعززوهما سبحانه وتسامى برسول ثالث لكن أهل هذه القرية كذبوهم جميعا وآذوهم وعاندوا وتشاءموا معهم وعاملوهم بالشؤم فلما فعلوا ذلك جاء رجلا خبر من أقصى المدينة فيسعى إلى هؤلاء الرسل وبدأ يدعو إلى الله سبحانه وتعالى بعد أن تبين له أمرهم وعلم عن دعوتهم وعلم أنهم من الله سبحانه وتعالى توجه إلى قوم بقوله يا قوم اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني الذي أوجدني من العدم سبحانه وتسامى ما لي لا أعبده وهو الذي أوجدني وهو الذي خلقني وإليه ترجعون أنا وأولئي رسل وأنتم إليه ترجعون فهذه الآية كقول الله تعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم قال وما لي لا أعبد الذي فطرني كيف لا أعبد الله الذي خلقني كيف وإليه ترجعون أأتخذ من دونه آلهة هل يليق بي أن أتخذ من دون الله سبحانه وتعالى ندا والله خالقي وليس بهذا الند من شجر أو حجر أو ماء أو من أي شيء أنا لا أعبد غير الله سبحانه وتعالى لأنني لو فعلت ذلك وأرادني الرحمن بذر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون ما هم ينقذونني من عقاب الله سبحانه وتعالى إن تجبرت على هؤلاء الرسل وآمدت واستكبرت عليهم أنا لا تنفعني شفاعة هؤلاء الآلهة ثم قال إني إذا لفي ضلال مبين أي لفي ضلال ظائر بائن ثم بعد أن قال هذا توجه إلى قومي مرة أخرى فقال يا قوم اتبعوا ما كنت آمركم به ففيه خيركم وفيه سعادتكم ولكن ماذا فعل به قومه بعد أن حذرهم من عقاب الله سبحانه وتعالى وأثبت لهم عبودية لله سبحانه وتعالى خالصة له سبحانه وتسامى ماذا فعلوا به بارك الله لي ولكم فقرا وسنة ونفعنا الله وإياكم ما فيما الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام وهكذا نصح حبيب النجار قومه ودعوا الله سبحانه وتعالى وأمرهم أن يجيبوا داعي الله لكنهم امتنعوا وآندوا وآذوا وبغتة وثبوا عليه وثبة رجل واحد حتى قتلوه هذا الذي جاء من حسن بن عباس وكعب ووهب ابن منبي رحم الله الجميع لكن قال الألام قتادة إنما بدأوا يرجمونه بالحجارة حتى قتلوه وقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه إنه وقعوا بأرجلهم أتى خرج قصبه من جبره فلما فارق الحياة أكرمه الله سبحانه وتعالى بالتحلية قبل التحلية بقوله ادخل الجنة أمر بدخول الجنة فلما دخل الجنة ماذا قال قال يا ليت قومي يعلمون بدأ ينصر قومه بعد أن قد توفي وقد كان حريصا على هدايتهم وهو في الحياة وبعد مماته كان حريصا أيضا على هدايتهم بما غفر لي ربي وجعلني من المكرمين فالمغفرة قبل المكرمة بما غفر لي ربي وجعلني من المكرمين قال الله تعالى فمن زوزي عن النار وأدخل الجنة فقد فاز اللهم اجعلنا وإياكم من الفائزين لكن الله سبحانه وتعالى انتقم من أهل قريته أشد الانتقام بأنه لا يحتاج إلى إرسال جند من السماء من الملائكة وما كان محتاجا إلى هذا أبدا إنما أهلكه بصيحة واحدة بإرسال جبريل إليهم فأخذ بعضادة الباب بلادهم ثم قلبها بصوت واحد موتوا فماتوا عن آخرهم في لحظة هكذا كان ربنا سبحانه وتعالى جبارا قهارا وهو القاهر الذي لا يقهر والغالب الذي لا يقلب إنما قولنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون فنسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا وإياكم وأن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك داء الدين اللهم ربنا دمر أعداءك داء الدين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا خذ زمام هذه الدولة لعبادك المؤمنين اللهم ربنا وفقنا لما تحبه وترضاه فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثبت بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة صياد ثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطئ طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا